ń tó súnmọ́ gbogbo bá sì mọ ìṣe wọn àwọn ẹlẹ́mì mímọ́ ni wọ́n ẹlẹ́mì gíga yanzilu alayhim al-wahyu min Allah tẹ́gbé ọlọ́run ti wá ìránṣẹ́ sí wọn látọ̀dọ̀ ara rẹ̀ kó lè bá tó lè bá fi ìmọ̀ tó pamọ́ ìmọ̀ kọ̀kọ̀ fi yí àwọn èèyàn àti ìfọ̀nàmọ́ lọ síbi òfin ọlọ́run ọba àwọn àwọn láàmà pẹ̀lá ẹlẹ́ẹ̀kẹ́rẹ̀ ta nínú ìpín ilmu tawhid as-samayya gbogbo ta gbọ́tàrí òun náà ni tó sọ́rọ̀ gbogbo tó pamọ́ tàà lè yí kí ń bẹ̀lẹ̀ ìdí ọ̀sẹ̀rẹ̀ ta bá kú tán ìgbéǹdì àti ṣeróṣẹ́ ẹ̀san ráwọn kan ní ọ̀sẹ̀ san àwọn kan ní ọ̀sán jẹ́nà àwọn kan ní táǹkì ní gẹ̀ẹ́dìyàt máa wàrá alìhẹ́sì ni after death náà ni a tó rí gbogbo kata yíwọ̀n yìí àbí lẹ́yìn pé kò sí kò sí fúramà tí ó sí fúramà ní pé ní wàrá alìhẹ́sì ìhẹ́sù ìfúramà ní hẹ́sù ojú ìfúramà nítorí inú ara ló etí inú ara ló imú inú ara ló ẹnu inú ara lọ́wà ọwọ́ inú ara lọ́wà tó gbogbo ń tàà bá lè fi ara mọ̀ ojú àti tí mara àwọn àti abẹ́ ẹbí adùn ní jẹ́ wàrá àlẹ́hìsì ó ti kú ní kọ́dà àwọn tó máa ń pè ní wàrá àtọ̀bíyà ẹ̀bá lọ́dọ̀ àwọn ní falsafa dáwọn onítọ̀ ìdí pé ní wàrá àlẹ́hìsì náà ń pè ní wàrá àtọ̀bíyà kí láàfin mọ́ àwọn nǹkan tá a gbọ́ ni àwọn nẹ́bí méjì fún wa a ń sọ pálìjẹ̀ ní ààrí màláíkà ààrí wọn owó lóyìn ni àti adam ti kọ́ wa ṣùgbọ́n kí la fẹ́ kọ́ lára tí ń bẹ́ẹ̀lẹ̀ nísìn káàkiri lọ sí ibẹ̀ ẹ̀dà awúrú ọ̀tọ́kọ́ tó adé lọ́ta ààrẹ akídà min al-Qur'an al-Hadith àwọn àtọ́ka wọn yá mọ̀ látara jíjà ti Kùránì min al-aql as àti látara làákà Ìpìlẹ̀ àti ọkàn pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀dà àwọn àmẹ́dì ọlọ́run ni ọlọ́run tó kí sọ́lá alákùnmínà dí ni máa wá sọ́rì yìí náà wọ́n lèrí àwọn àìyàn ilé kan wọ́n sọ iná bí Ibrahim. Ọmọ sáwà Ìsà, àni àti mú dínà wọ́n látafárá fòfin, kàbúrà máa tàbí ogun ilé yìí. Ọ̀fìdílẹ̀, ayà àwọn وأصل الإلهيات تبصف يعني قسم الإلهيات كن أصل ري الله لا إله إلا هو الحي القيوم جلي أصل النبويات بكلتات مقام النبي وقناني آمن رسول الله وزالين ربي والمؤمن كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا الفرق بين عديد من رسله ليلة nínú àdíṣ ìsìtà náà bí fún jìbìrì أخبرني عن الإيمان هم الله بايس نفع إيماني أن تؤمن بالله ولا يكتب كتب رسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره هو تواوي تندرج يوم قصب رسول هذه العقائد ذات كلمتي لا إله إلا الله كلمة محمد رسول الله كلمة الجنة نعم بتاتي هذا ولسين تواكنوا على أكام العقلية ìdájọ́ tá máa fọpọlọ gbé nínú tawhid kàǹkásùn ìlara akáàmìlẹ̀ tàlátàtì mẹ́ta náà ló pín sí o èyí tó ti bá wa láàmú ní jẹ́ òrìsíyà èyí tó yẹ pé òfin ọlọ́run ló gbé wá èyí jẹ́ adam aláàdà aláàdà táà ti ṣe tẹ́lẹ̀ orúkù ni ìdàṣà àṣà ní pè ní orúfù bá àti sí ìyàwó ń bẹ tẹ́lẹ̀ kálùkù alẹ́ tó sọ̀kalẹ̀ wọn a máa kó mọ wọn a máa lọ́kọ láya wọn a sì máa sùkú gbogbo náà mọ́mọ́dé èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ wọn àti ní ọ̀rẹ̀sẹ̀ ní ìdìgbà ń kọ́ ẹ̀ ó ń kù lélé iná àṣà wa ní tó ti mọ́ alá ọ̀rọ̀fíyà ṣàríyà lèyí tá Al-Kùránì sọ̀kalẹ̀ torí ẹ̀ tánàbí tó sọ àlàyé lórí ẹ̀ oní ṣàríyí àkìlíyà oní sáyẹ̀nsì kí ẹ tó rò fúnra rẹ̀ ìmìnà rò báyìí ìmìnà rò báyìí ìmìnà rò báyìí mẹ́jọ̀ta tá ń lò láyé náà nu àwọn Europe wọn faramọ́ sẹ̀ríà wọ́n faramọ́ kanu méjì òrùfíyà àti àtìlíyà ní ọ̀fíjẹ́ democracy wa ẹ̀mọ́ ńlá ẹni nǹkan mọ́lá lé wa lọ́wọ́ ní tó bá bá wa láàmú táà ṣe ń lu wa afghani dáyà ń lo ẹ̀fẹ́ ní tó bá bá wa láàmú táà ṣe ń lu wa ìyẹn ni wọ́n fẹ́ pàṣẹ sí gbogbo lẹ́lárúbáwà ní ìdíráyọ̀ kìlọ́lọ́sìn Iye democracy la ń fẹ́, wọ́n sì pàṣẹ ní gbogbo dúdú, wọ́n fẹ́ ká sẹ̀ríà kó lẹ̀. Gbogbo olúsọ́bá dúró lè sẹ̀ríà, wọ́n ní bá sọ̀rẹ́. Àpèyí tó bá tẹrí bá fún ọ pé ẹ máa lò ní mọ́gbà, ẹjẹ́ máa ti sẹ̀ríà mi, wọ́n fi lọ́rùn rẹ̀ bí Saudi. Ìránú lóhun nígbà, wọn lo Òrùpíà, wọn ò sì nílò àkìlíyà, sẹ̀ríà làwọn máa lò. Ní ti Amẹ́ríkà, àti gbogbo àwọn Britain àti gbogbo àwọn France àtàwọn Russia àti Germany tí wọ́n fi dá Iran rẹnu Afghanistan àwọn náà láwọn fẹ́ ṣe Iran ń supply wọn ní nǹkan jà Iran náà lọ́pẹ́ ilé òsì bí tèmi ọyẹ ká lọ Libya fẹ́ ṣe Syria fẹ́ ṣe Palestine fẹ́ ṣe ìgbẹ̀fà wàhálà lẹ́yìn àwọn tó lórí pé ọ̀rọ̀ àti àkìlíyà ẹjá máa lùgbà lọ́bá ti bá rọ́bá ti bá mọ̀rọ̀ bí kálọ̀ láhù kálọ̀rọ̀ sóbù tí ń jẹ́ ṣàrí yíya ẹgbẹ́ ti sẹ́gbẹ́ kan àkídà là ń pé àwọn ti tó ti jọ ìmọ́kẹrin ṣẹlẹ̀ ní láyé lọ́wọ́lọ́wọ́ nísìn náà wọ̀lọ̀ ọ̀rọ̀fíyà ń ta pè oúnjẹ jíjẹ nísìn orúfù ni omi mímu orúfù ni aṣọ wíwọ̀ orúfù ni wọ́n ní sẹ̀sẹ̀ jú ẹ̀ fún yàn ẹnikẹ́ni tó bá rìn lá ní òwò láàrin wa nísìn kámátì kálùkù láàrin fún kámátì káàdì sí fún kọ́nà lọ́dọ̀ àwọn kiri yóò náà àti ìwọ́n dálẹ̀ yìí arú olójí jẹ́ torí pé orúfù wa kò ní òwò orúfù àkìlíyà ọ̀faramọ́ òrìfíyà ọ̀faramọ́ kìí ṣe ikú sẹ̀rí àrẹ́sẹ̀ tí ló ní a mọ́rin òhò orífù wa ló ní a mọ́rin ní ìhòhò ṣọ́yá ṣẹ̀rí àti ẹ̀ òun lè tẹ́bá mú látara àránṣẹ́ ọlọ́run kò tó bá jọ mẹ́sìn ọ̀nìzọ́mìlì mọ̀hàmàlá àtètò bá ti jọ sáyé papọ̀ tàbí ní ṣẹra wa àti bá ṣe ṣe gọ́ọ̀mẹ́ntì tààfi ní jẹ̀bi ara wa tí ọba sí tó gọ́ọ̀mẹ́ntì tí ọba sẹ́nìkan tí ó sàṣájú arúgbónà ọmọ yẹn ara wọn jẹ níjọba ti dé lérí òṣòfin níjọba ti sófin kọ̀sẹ́sẹ̀ òfin ọlọ́run ló bí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a sì máa bí òfin òfin tó bá kọ́kọ́ wá ẹni bá ṣẹ̀ sí òun lọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ bá kọ́kọ́ ṣẹ̀ kí a wá torí ẹ̀sùnfin a jẹ́ pé ẹ̀ṣẹ̀ bí òfin àbíkò òfin ó bí ẹ̀ṣẹ̀ fún àtọ́lọ́ bá ní ẹ máa kírun ẹni tí ọba wá kí ọ̀ṣẹ̀ òfin ló bí ẹ̀ṣẹ̀ àwọn àtàgbẹ́ nìkan ṣe ìsìnà ń gbé nǹkan wa ọgbẹ́ lónìí ọgbẹ́ lọ́la àwọn ẹjá sòfin ẹni bá ti gbé ni ẹ̀ṣẹ̀ ló bí òfin bẹ̀rẹ̀ tó tẹ bá wọnú òṣùlù tán wọ́n bèèrè lọ ẹ̀ṣẹ̀ lọ́sáájú ní àbófin méjì ló sì wọnú ara wọn níjọ́ míì òfin a máa ṣáájú níjọ́ míì ẹ̀ṣẹ̀ a sì máa bí òfin ẹ̀ẹ̀ṣọ́ Ibítà wọn lọ táti já síbítà kọfún ní sínú. Nísìn agbékalẹ̀ ní ọpọlọ ní pé nǹkan kan bẹ́tẹ́ pé Um, ọ̀rọ̀ èèyàn ní kí á sí lọ́rọ̀ èèyàn lédè ìbò kọmpọ́sì ní kọmpọ́sì ní ọ̀rọ̀ mọ́sí ẹ̀wọ́ájì ní ọ̀làkáì èyí tó tẹ̀lé ní almustahil almustahil ẹ̀hẹ́n possible ń bẹ possibility ń bẹ òní ẹni tó jọ́rọ̀ yẹn gbọdọ̀ sí ẹ má ṣe ẹni tó jẹ́ sí pé kò sí ṣe ọ̀pọ̀ ọ̀tọ̀ sí òun ní kí impossibility impossibility mustahil mustahil tí bá sọ fún yí sí pé yẹ́ mo lè darúgbó wájì ó ṣe ṣe kí wá ní mo lè dobìnrin kí lẹ́rìí mustahil mustahil ìṣẹ́sì gbogbo tí ọba ní tí ọba ní tàbára nú o kò ṣeéṣe bọ́ọ̀bá sí tàbára ní tàbá sí náà yóò padà sójú ẹ̀ padà bí i padà sójú ẹ̀ ọgbẹ̀rẹ̀ pé ètè ìsọ̀rí jìnà mustahil ìjẹ́ ìṣẹ́sì ní gẹ́rẹ̀ jáìs ni pé òun wà láàrin méjèèjì jáìs ní àbá ṣe kọ̀dá nǹkan dúró tí ò bá sì ṣe kọ̀dá nǹkan dúró. ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn afẹ́ mọ̀ yí táàfi ròyìn ọlọ́run nínú ọ̀rọ̀ tá máa sọ nínú ṣe tá máa ṣe nínú wà tá máa hù nínú ròyìn tá máa fi ròyìn ọlọ́run èwo Èwo ni jẹ́ àìsànkò rẹ̀ ẹbá wí pọ̀ sẹ́sẹ̀ tẹ́ bá sì wí náà kò sí kankan. Ẹ̀rí ìdájọ́ tọ̀ yìí, táàtà méjì yóò wá fara ti àlàlà ákìlì yóò fara ti làákàì. Kàmá tùsàmọ́dù lóṣòṣò ha nínú sàrẹ̀. Èyí tó bá jẹ́ tọ́lọ́run, tó jẹ́ pé ìdájọ́ ìtọ́lọ́run ni tààtẹ́mìdò alàlà ákìlì láàká yóò làpó tí tó jòkó lélérí gẹ́gẹ́ bá ti máa múná sí rẹ̀ wá nínú alkùrán àti súnnà tàbá ti ní ṣẹ́rí ṣẹ́rí tàbá ti gbọ́ òjìmí ni alkìtàbù wà súnnà lóòótọ́ a mọ́ òfin wánú kìtàbù àti كل ما يتصور العاقل يوجد في كلامه ọ̀nà mẹ́ta rẹ̀ tí a wà tí mẹ́ta fi gbogbo tí làkà yóò gbé wáyìí ápùsù mẹ́ta. náà kí náà wèé kí náà pé o in tọ́gbọ́dọ̀ mọ́ pé tí ọ̀pọ̀tọ̀ mọ́ sí èdè méjìlá pé kéde méjèèjì ń túmọ̀ nǹkan kan náà ọgbọ́dọ̀ mọ́ pé kọ̀gbọ́dọ̀ mọ́ sí ẹ̀yíwọ́ ta agbọ́dọ̀ máa bẹ̀yẹ ni pé lórí yọ́wà kọgbọ́dọ̀ mọ́ sí ni pé táà tí ọba fi sí mọ́ nǹkan bàjẹ́ wájíbù nìyẹn ẹni a bá lórú ẹ̀ fún ibi tá a lórú ọ̀rọ̀ bẹ́ẹ̀ á jẹ́ pé táà bá rí nǹkan bàjẹ́ ní àwọn sọ fẹ́mi ah, ní ìsìnkú ẹgbọ́dọ̀ mọ́ bẹ́rin ṣàìsí yẹn ọ̀bọ́ sí o àpọ́nlé ni àpọ́n tó lé àti àpọ́n kòrò wọ́n pọ́n ó lé sí wọ́n pọ́n ọkọ̀ bóòdì ìrọ̀nìyẹrẹ ìrọ̀nìyẹrẹ ìjẹ́ òtí sí rí tó dìgbà kẹsẹ̀ mẹ́ bóò láti àtọ́ pípọ̀ gbọdọ̀ mọ́bẹ̀ in tó mú tí ò fi sí rí náà ni ò tó fi ní tẹmọ́ fún àtọ́báyá ọya wájíbò lòjúdì náà wọ́n máa yìí jíbò làákílò ojúdàwò náà ni gbogbo tí làákà ìrẹ́ sọ fún pé á ní ọ̀gbọ̀dọ̀ mọ́sí kọ̀kọ̀dọ̀ mọ́sí àìsí rẹ̀ nǹkan bàjẹ́ ọ̀lá ìjíṣọ́ àdámọ̀wò lákàyọ̀ faramọ́ kò ṣe lẹ́tọ̀ kọmọ́wà ní a fi ń gbé kọ̀gbọ́dọ̀ mọ́pẹ̀ kọ̀gbọ́dọ̀ mọ́bẹ̀ni láàrín yízú àdámà ọgbọ́dọ̀ máa bẹ ní wájí kò ní òjò òjì òun náà ní kárẹ́ nìkan tí ó jẹ́ pé òun ló ń ṣètò yí o òun nìkan ó só kò tún sí kẹkàn mí ma ta gbọ́dọ̀ pé ọ̀ràn yẹn ní kọ́ máa bẹ yàtọ̀ fọ́lọ̀n so àpọ́nlé ni àwọn alùsúnnà ìdẹ́ ń fàjànú wọ́n mọ̀ sọ lẹ́nu ni wọ́n mọ̀ sọ àhàn rẹ̀ tó bá ti rìnrìn kúfòrò kúfòrò kúfòrò ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ kèdèrí ni ìròyìn ọlọ́run mọ́ pé sẹ́nìkan ríwájìbùlù ojú ta ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀yọ̀yọ̀ Wọ́n ni wọ́n kí ọ̀rọ̀ ojú òjì. Àwọn náà ni gbogbo tí làákà ìyá fọ́tò pé yẹ́ ọ̀rọ̀ ọ̀rùn kọ́ máa bẹ. Ó lè lè mọ́ sí mọ́. Wọ́n sì máa pè ní jáìsì ojú òjì. Jáìsì ojú òjì náà pè ní kí ni ó mọ̀mùkínú lójú òjì. Mọ̀mùkínú lójú òjì náà pè ní kí ni ó jáìsì lójú òjì. Kí ká sọ iná máa jó yẹn ni Jáìs ni, ọlẹ́sàbí wájú gẹ́gẹ́ dandan ni kó jò rẹ̀ lọ́wọ́ nígbà ẹ̀mà wọ́n náà kò jò. Ọ̀gbọ́sẹ́, kí lọ́pàá tí òjò ojú agbára kan bẹ̀ ló wíkì, iná ń jó, àmọ́ kò sí tí jó yẹ̀ ń bẹ̀ mọ́. Iná ń jó, àmọ́ kò sí tí jó yẹ̀ bẹ̀. Ọ̀tọ̀ ni kí lọ́ máa jò, ọ̀tọ̀ á ní kọ́ máa jó yẹ̀ annáàrò mọ̀horíkà iná ń jó ṣùgbọ́n kò jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni aláàsáfẹ́ lr ibẹ̀ tí yẹn bẹ lórí ilẹ̀ aláì tí yóò bá sí láyé èé eh, tí yóò bá sí láyé àà láti bó síbò níjò ẹ̀ẹ́sẹ́ ó tẹ́sì débẹ̀ ni láìpẹ́ jọjọ yóò kú mẹ́lẹ̀ wà wípé yóò bá sí láyé mumkin wujud ni jaiz ni jaiz adamuhu wa jaiz wujuduhu nta gbọ́dọ̀ mọ̀ rí nti ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ to ki kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ìmùkánà wujudi wọ́n ni gbogbo tí làákà yìí bá ṣe àìsí rẹ̀ lọ́rùn ẹ̀yìn pé kọ̀dá Wàlá ìdísù ìmkánà òjúlì kò ṣe lẹ́tọ̀ rírọrùn bíbẹ̀rẹ̀, kàṣìmá ìnàkìrì fi ṣe ìwàhìdìn fi zamanin wàhìdìn. Kí lẹ́ ń pẹ̀lú nàkìrì, orogún méjì ní jẹ́ nàkìrù, nǹkan méjì tẹ́rẹ pé kì í fojú kara wọn gẹ́gẹ́ bí positive and negative. Positive àti negative káwá kójọ sínú gbá kan. Ẹmú kí ni positive ní ṣe láti Kíni pọ́sí òmìnirò kíni nẹ́gẹ́sì káwà nínú àkórí àjíjẹ́ ìdásùn àbọ́kà. Láàrín òjòdó wọn fi ṣe ìwà ìdí bí sọ́mọ́ni wà ìdí. Ọ̀rọ̀ tí ìbá ìpá dọ́gbẹ́ sí o, orílẹ̀-èdè lọ́gbẹ́ sí ìdàfíìsì, omi mẹ́mẹ́ ìgbẹ́sìn jù mẹ́. Láàrín àjíjẹ́ irọ́ àtọ̀dúdú àṣọ́láhù wọ́tọ́láhù ìtúnkàtà àti ìbànkẹjẹ́ kò lè máa lọ títí wọ́n èé sọ̀rẹ́ ara wọn àṣíhàtù wa sákọ̀mù àlàáfíà àti ìlera àlẹ́ìlmọ́ wọlíjà àlàádàmù <laughs> àbí ká sọ pé tàríjíhù kọkàn wọ́n sùnwọ̀n adìl mọ́tàfáwì yé nì nǹkankan tó dọ́gba tẹ́lẹ̀ kọkàn wá wọ́n sùnwọ̀n jù lọ bílá mọ́ra jíhì láì tẹni tí wọ́n ká máa sọ ìrùsùn àti orí ọ̀kan náà ní bá ìmá àti àìmàká ọ̀kan náà ní kí ló kí pé ẹwà dúnú ara rẹ̀ mọ́ yá ní yóò mọ̀ sí ní ẹmọ̀ gbádùn fún àbí olówó lọ bí sì máa dán inú yẹn bá bàjẹ́ sára tó bá ní owó lé yóò sì rò hàn ọ̀rùn nẹ́kànnà inú ẹ bàjẹ́ mọ́ jẹun tán èèyàn wo jẹ̀ nínú ẹ̀ á lè fi wéra wọn ọpọlọ ilẹ̀ máa bùkátì máa ilé iṣẹ́ o ẹwà fi gbé síbi ọ̀rọ̀ ọlọ́run àti máa ò lá àti àwọn àfàálùlà ẹ̀tọ́ wọ́n á gbé sí bí sífàtù àbíyà wájibul wujud ààrin tàwọn nabi mustahilul wujud ààrin tàwọn nabi jaisul wujud ààrin tàwọn nabi ìyẹn ni àwọn alùsúnnà àwọn takú sí àwọn onísúfí àwọn wọ́ ọ̀pọ̀ àwọn tí ìbá ti súnfí gidigidi fẹ́ pé wọ́n kàn sí súfí wọn kí ó mù kí tó rí láfẹ́kẹ́ yọ́ tají kẹ tó mọ́ rọlù bábú ayà táwọn èèyàn rọlù mọ́ bí rọlù tẹ́ rọlù rí ń sọ ní jẹ́ káwọn alùsúnà máa rí ọ̀rọ̀ sọ sí wọn àwọn kẹta ń torí ẹ̀kọ́ iṣẹ́ iná mọ́ tún tọ́ gbangba nílé ìwé náà lẹ́sẹ̀ súfí kí tẹ́mi jẹun kẹ́yìn a bá fẹ́ dáwọn láàrin àkàkàbí tá dáwọn láàrin fún torí pé ìròyìn ànábì là ń gbé fọ́lọ́run ìròyìn àwọn ọlọ́run là ń gbé fáwọn àtẹ́bàtà wòlíì wa tó jẹ pé múnkín eh, kíni mustahil mustahil lílẹ̀ lé wọ́n náà ẹbọ́ sọ̀hun ẹ̀ kí ni lọ fún èèyàn á lọ fún ọlọ́run ọ̀fẹ́ràn séwù ọ̀fẹ́ràn orí ọlọ́run kẹ máa kó wọn sínú ọ̀ràn níwájú ọlọ́run ní ẹ̀jẹ̀ ń dáútọ̀ ń lóòrùn wọ́n ti sì sí tàbátíbẹ̀ ní máa ń pé ẹgbẹ̀rẹ̀ wọ́n ọmọ náà bí káwọ́ wọ́n mú pé wọ́n dásùn tí ó sọ̀rọ̀ wọn ma níbi kankan sí ọmọ àbára jálò mọ̀ òun òsì mọ́ láwá mọ̀ òun tí mo nílá ti mà náàbì kan yìí ní jàmà ní bí ń sọ tágbéwèrè ni tágbéwèrè ni ó sì níjọ rẹpẹtẹ sọba mọ́rákà tó ẹgbẹ́ ìsẹ̀rí àwà kan wọ́n yẹ̀bọ̀ káyí kan yẹ̀bọ̀ sí fún sí kílé alẹ́kà òní torí jọ dálẹ̀ ní jìjì àlájùlọ tí bá ń dàgbà sí ọya ìdájọ́ wájú ìjúdì tọ́jẹ́ tọ́lọ́wọ́n wọ́n yẹ̀ Láàká ìfìrìnlẹ̀ fọ́lọ̀ pé Ọlọ́run ni ọba tó gbọ́dọ̀ mọ́ wà. Àwọn àdájọ́ láàká ìfẹ́tẹ̀ta èyí tó jọ́ra yàn àbí tó jẹ́ pé kò gbọ́dọ̀ sí àbí tó jẹ́ pé mustahil lẹ́nà ń pè ní mahal mahal muhal ní ìmùsọ̀fún dúnmọ̀ wọ́n ní muhal yóò ní kò gbọ́dọ̀ sẹ́lẹ̀ ní jẹ́ muhal ìmìnì kí mustahil náà torí pé kárí tó bá yọ nǹkan máa bẹ́ òun ló fi hàn pé ó dada kárí nísìn ọmọ tẹ́mẹ̀ bí mú mú kí lòlò yúdì ni torí nǹkan kan la kọ́kọ́ rí ká tó rò wù. Ìdọ́ mú ọmọ mi jẹ́ mújú ìjúdì. Èmi náà ti di mújú ìrùjúdì fọba tó dá mi àti òbí tó bí mi. Ìdọ́ mú àrí mọ́ sí fóònù ilé òmù ààrẹ ni ó ṣe é. Ẹ̀gálẹ̀ ẹ̀gádùn lọ́wọ́. Ìdọ́ mú àrí ọlá sí lọ máa káwà bẹ́ẹ̀ lápàá olú ni Láàkà ìwá fi rinlẹ̀ wípé àbúbátàlá ákìlú láhùsùfà ìsìgìnà ẹgbà pè ní àlùwòjúdù tọ́gbọ̀dọ̀ máa bẹ̀rún. Láàkà ìwá fi rinlẹ̀ pé ṣìfàtù ìsìgìnà yìí ọgbọ̀dọ̀ ní àwọn adjective kan ìròyìn kan tí ó fi rọrọ̀ kọjá áńkó lè mọ́ tí ò pé ní nídìí wọn tó ní bí àsìkò kan ní tí ń bẹ tẹ́lẹ̀ káwọn tó jáde lára rẹ̀ tó jáde ìdájì tó bá jẹ́ bẹ́ẹ̀ báwọn àgbà jáde lára rẹ̀ wọn bá sí mọ́ owó sì mọ́ bẹ́ẹ̀ ni àwọn Yorùbá pé bí a ti mú nǹkan nǹkan kùn bẹ́ẹ̀ ọ̀yá ilé iná gúnfà ní short ẹgbẹ́ àkúlẹ̀kúlẹ̀ mọ́kànlẹ̀ ojú gbogbo tó wáyé pé ọpọ́ súnkù kọ mọ́ pé ìtìká ọ̀hún yóò ní ìwà bùkátà ìyàwó àjìbìlì ojú sí tó ní kọ mọ́ pẹ̀kọ́ mọ́ pẹ̀ẹ̀ Bí ẹ máa ń sáà báyà nìlè lọ́wọ́ àjọ̀wọ̀tán bá bá ọgbọ́dọ̀ jẹ́ mọ́ríjá òkọmọ̀ títí dọ̀lá. Tí ìbá ṣe tí bàbá bá ti dèlè rìn, ọmọ rẹ̀ gbọ́dọ̀ bá adé bàbá bò ní ká ti tún ṣe tọ́rọ̀ ọ̀bá gbàlákà ìrà rẹ̀. Mẹ́ta tí wọ́n ga tó yọ padà tó dọ̀ lọ́wọ́ bá rẹ̀, ìlàjì àmàlìkì òkun jẹ́ mìíràn. Bẹ́ẹ̀ níta bá fi kiri lọ yọ́ mọ̀ bẹ́bẹ̀ láìláì kò lè tán èyí ní fi hàn pé ọlọ́run tù wà lọ gbogbo adáṣẹ́ta ìsìkáàrù á ní bùkátà sọ́lọ́run yẹn lọ́nà kan àbí lọ́nà méjì àbí gbogbo ọ̀nà yọ́ sẹ́ kankan kò dáfi máa níbi ẹ̀ yọ́ sẹ́ kò dáfi máa níbi ẹ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí tààpì ní wájibul eh, wujud eh, mustahilul wujud àti jáìsù mẹ́tẹ̀ẹ̀ta yìí ibẹ̀ láti mọ́ ọmọ tọ́tọ́ sọ́lọ̀ lọ́rọ̀ yà nínú rẹ̀ <laughs> àti wá wọlé ìdáfẹ́ àpọ́sọ̀lú bọ́ọ̀dù àwọn bàbá wa lè kéwú lánàá nígbàtà wà ní kí wà láà ẹjáde ẹjáde nílẹ̀ náà alìwòjúòdò ọdẹ ní ọdẹ jì ọdẹ ta ọdẹ rin ọdẹ àrùn ọdẹ fà ọdẹ jẹ ọdẹ jọ ọdẹ sàn ọdẹ wà ọdẹ mọ́kànlá méjìlá gbogbo mẹ́tẹ̀ẹ̀ta láì àwọn àròyìn ọlọ́run sífàtùlá tó jẹ́ kí àwà abẹ̀ sí bí ilé rẹ̀ ń jẹ́ sí tàríbẹ̀ fún wa wájíbò yúdì ní àrí mustahi àrí jàì àsùnmáwò lẹ́lẹ̀ mẹ́tí wà àsùnmáwò kọ́lá ń sọ yìí ọ̀rọ̀ sífàtùlá ń sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ sífàtùlá ń sọ lọ́wọ́ yìí Àsúnmọ́ ọlọ́lẹ̀ ní 99 náà pé àti ṣùgbọ́n kọ́ lọ́n tún 99 lọ tí àìsí sàlàyé ẹ̀fún ẹlọ tún sàlàdà àmá àdísà náà fi gbé wá bá ń ká ìgbọ́dá wọ́n bá ti ẹ̀mà rárá ọgbọ́dọ̀ mọ́ 99 ó kù rẹpẹtẹ tẹjẹta òkè yíyà àdíjẹ́ pé wọ́n nẹ́sù àtijọ́ wà nù nẹ́sù àti nẹ́sù bíbẹ̀ alkidamu láìláì albakau bèèrè Yorùbá yàtọ̀ síra wọn o láìláì ní ti ń bẹ láti láìláì pàtì ní bèèrè continuous tàbá ní alwàjúdù nǹkan tí ń bẹ bíbẹ̀rẹ̀ lè jẹ́ tuntun bíbẹ̀rẹ̀ lè ó sẹ̀sẹ̀ Àmúwàrá ti ní alìkíni alìkí ìdàmù òdìdì láìláì, kí n jẹ́ bẹ̀ láti láìláìláì. Alìbàkáàwù yóò mọ̀ sẹ́kù gírí gírí gírí gírí. Alìmọ̀kàlápàtù ọ yàtọ̀ nílẹ̀ àwárí ìlú ogun kan yóò ó lè jẹ gbogbo mẹ́tẹ̀ta kí òjúdù ọmọ rẹ̀ kí bàkáwọ ọmọ rẹ̀ kí ìdámọ̀ ọmọ rẹ̀ kí mọ̀ kò náà tó tí àbájú mọ́ alábátò náà ní wàzíwà ti ṣẹ̀rí kùrù kí ni wá ní gbogbo oyè mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ta kàyí àbí mẹ́rẹ̀ẹ̀rin kọ́ wá jẹ́ pé kò lè dádúó pẹ́mẹ̀ ti jòkó ní ìsinmi fara kí nǹkan ni mẹ́rin bá mẹ́ bá pẹ́mì jòkó pàdé tó wákàtí mẹ́ta mẹ́rin ẹ̀yìn ọmọdún yìí ní kẹfẹ́ fara wọn alìkìyàmì náà sì sí fún àwọn àlèdádó èèyàn lè dágbé lé ayé èèyàn lè dáṣẹ̀ mí ẹranko lè dágbé ewé ò lè dábẹ igi ò lè dábẹ àlùjànnú ò lè dábẹ màláíkà ò lè dábẹ ilẹ̀ ò lè dádúó sánmọ̀ ò lè dádúó ọlọ́run lè dádúó ó ní kún tó kánzán nàfíyàn fàhàbábùtò tí nǹkan kan sí fàhàbábùtò ánìwò ráfà ó rẹ̀ wù ní kí àwọn kan mọ̀ mí fàkàlápùtò kálìkà fà fà ní olówà ọ ti pẹ́ tó wá dẹ̀dà tàbí ara fún èmi mọ jẹ́ wọ́n mọ̀ mí tàbí ara fún ní bí ara fún ni bí ara fóní bí ara fóní ẹmẹ́ta ọlọ́run àdéhùn kò sí ni látara báyìí láká ìwá abìnrinlẹ̀ tó àbáàbì àhábì àṣíyà pópósìtì àwọn nǹkan wọ̀nyí tí mẹ́lẹ̀ lákàrí sí mẹ́tàlá àwọn pópósìtì ẹ̀ ìsìhálàtùn kọ̀pọ̀ ìsìhálàtùn impossibility fún ọlọ́run àgbọ́dọ̀ fi ròyìn ọlọ́run tàbá ní alòjúdù opposite rẹ̀ ní kí ni alàádàmù alìkídàmù opposite rẹ̀ ní kí ni alòdóòsù albàkáù opposite rẹ̀ ní kí ni alfanáù alìmọ̀hálà fásitì àwádìí opposite rẹ̀ ní kí ni àtàádùdù kíra kọlọ́run Ìtọ̀, òun náà nípa àdúdù, káàkà rẹpẹtẹ, والابتكار إلى إلى شيء كذني ومشابهة ذلك هنا ومشابهة الشيء فيقول كما متى مثل هذا فيتو كما ايه والقدرة نو التعاطف لكن مخالفة الحواجز هو القيام بالنفس ابتكار إلى شيء الوعدانية مشابهته بشيء ايه القدرة العاجز الإرادة الكراهة كلا بسوء الكراهة الكراهة الجهل العلم الجهل نقص الحياة الموت نقص السمو الصمم نقص البصر العمى نقص alkalam albakam ní kó sí jẹ́ ẹwà ajá tuntun alwajúdù kí n túnmọ̀ rẹ̀ ẹ́ ibẹ̀ alkidamu albakawu ṣiṣẹ́kù almọ̀kálafàtí àwádìí ẹ́ gbogbo ẹ̀dá القيام بالنص الوحدانية القدرة الإرادة العلم الحياة السمع البصر الكلام تو تفكير في بكيشي تارك ابو باور قطن داون فاتا فاتا سيجة المصدر síyàgbẹ̀ nọ́gbà kéèsè mustaqat nítẹ́jì fúra ní ẹ̀wọ̀ kéèsè mustaqat o masdari ni masáàdínú ní o kí n túnmà sí gangan alìwòjúdù tàbá ní ọba tí ń bẹ bíbẹ ẹ̀hìn ni alìwòjúdù bíbẹ gangan ta ní ń jẹ́ bíbẹ Ìrànà pé ọba ọba tí ń bẹ àlèwòjú òdò bíbẹ, ta ní ń jẹ́ bíbẹ. Tẹ́ máa ń pè ọba tí Nígbàtàrà pé ọlọ́run ọba láíláí ẹ̀sẹ̀ fi ń fàágùn, ẹ̀ta pé ta ni láíláí, ọlọ́run nítorí pé kò ṣe é pín pẹ̀lú ìgbà, kò sì ṣe é fi ìgbà pín, òun gangan ní ìgbà. Láàkàrí ní pé ẹmọ orin ni ìrántí orin náà látàsókò dára ọlọ́run ni dára àbẹ́ ọjí báyìí albàbáwò síṣẹ́kù ìṣẹ́kù ọlọ́run ní jẹ́bẹ̀ tó bá yá àyà ń bẹ̀ ọya ni mọ̀kálàfàtílá àwádìí ọyàtọ̀ sí gbogbo jẹ́bẹ̀ ìyàtọ̀ ọlọ́run jẹ́ ìyàtọ̀ pé alìkì púpọ̀ rò láti fi ròyìn ní ròyìn èèyàn tẹ́ẹ̀sọ̀yọ́ ọlọ́run tàà bá fi ròyìn èèyàn ọ̀yàtọ̀ kankan ojú jí ní ogun pẹ̀lú ayé kí lọ́kàn alkiyamu bin náà tààlẹ́ lọ́dájú ìdúró fún rẹ̀ ni ìdádó wọn bèèrè fún rẹ̀ ni alwahdaniyatu sóso àsó lẹ́yìn àbá jí jáso ní wọ́n sì gé bú ni olùsẹ́lẹ́ ìbú kò níyàwó láti tọ́jú níyàwó kò tàbátì wá fi kọ́lọ̀ kíláàzì àwà ní tó ẹ̀yìn ní lọ́dọ̀ jẹ́ ìébú ní lọ́dọ̀ ìwà mustahilu ní lọ́dọ̀ jẹ́ mustahilu ní ráwà wájìbù ní fún ọlọ́run ìyẹn wájìbù ní ìfẹ́ ti gbá tọ́nà ìdínà Ṣọ́lọ́ wa máa tó pé mustahil, mustahil ìgbóríkọ́ rẹ̀ ojú rẹ̀ ilé ìwà ẹ̀. Ọya ọya ṣù, ẹ̀dá wọn jẹ́ kí ẹká kírun. Agbára, ẹ̀ ní sọ pé alágbára, hmm, agbára, alágbára bá òun lọ́wọ́ tí alágbára ti sọ́ di fáìlì, àbẹ́ ti sọ́ di sífàtàn ṣàbá, alágbára, alá, àálá wá ti gbára tí ẹ̀ ń gbé alágbára agbára tálágbára agbára kí rẹ̀ èrò èròǹgbà òun gẹ́gẹ́ lèrò òun ń kó sí ọlọ́kàn ń kó sí mílọ́kàn ìjá sùn ìjá jí òun gẹ́gẹ́ lèrò èrò lè pààyà tàní sí pa ní ajẹ́kọ̀ọ́un lèrò tọ́rọ oró oró tó sì kú sí di Ima oní. Ìmọ̀ mímọ̀, mùsùtákùnù ìmọ̀, oún gẹ́gẹ́ Kí ma bá bọ́ sí ọlá ò fún orú ní èrò náà ni, ọmọ kàtírà bó tó sùn yọ àpamọ́ ìgbòrò ó sùn yìí. Ó ń kó yóò ní òun ni ìṣẹ̀mí ń gẹ́gẹ́ ní ìṣẹ̀mí ẹgbẹ́ ọ̀fẹ́ ẹlẹ́mì ọba dúó lọ́tọ̀ ẹ̀mí dúó lọ́tọ̀ àwá jọyẹ̀ mara wọn nù èèyàn ní èèyàn ẹlẹ́yìn àtẹ̀mí àdúgbẹ́ ọba àtẹ̀mí ẹ̀mí ń gẹ́gẹ́ lẹ̀mí ọba ti kúrò lára ẹ̀dá orí ọkùnrin tọ́lọ̀n bá kó lára ẹ̀dá ìjẹ òkú ọ̀tọ́nà kí sí lẹ ẹ̀dá fi jẹ́dà ẹ̀mí náà nígbà tó sọ wípé kí ni wọ́n a jẹ́ pé àwọn ẹ̀mí wọ̀nyẹn lára ẹ̀ ló ti wá múná bí ti sọ́dọ̀ rẹ̀ pé ní

ní rúrì iná ní inú ẹ̀mí wa ìdán àrẹ́fẹ́ húwọ̀ húwọ̀ àyà náà àsámọ̀ òun gẹ́gẹ́ ní ìgbọ́rọ̀ òun ní ìgbọ́rọ̀ nígbà tó bá sọ̀kalẹ̀ sára ọmọdé tó bá bímọ ní ìrìnkò lè ti gbọ́rọ̀ tó bá pẹ́ ìtí ní kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lára ọmọ tó bá pẹ́ yọ́ kan ojú wá pẹ́ yọ́ àkàn òní mú etí ó bẹ̀rẹ̀ ojú ó bẹ̀rẹ̀ imú ó bẹ̀rẹ̀ ọmọ gbóòrùn kéèsì yóò àmà gbọ́ àbùkan ní ọmọ kò tí ní ìtùn kí ní ìkòrò ẹni ọ̀wọ́ka afọ́jídà ọjọ́ nílá ọ̀sánmà wọlábùsára wọlábùdátà kọlílá mọ́tàbẹ̀kà bó sì tùrí àwọn oṣù mẹ́ta oṣù mẹ́rin èjì ọbẹ̀ kéèsì ní ọkọ̀ bẹ̀rẹ̀ yóò mọ̀ tó dúdú yóò mọ̀ tó kòrò tọbáyá ìkí ọbẹ̀ tọbáyá ojú ọbẹ̀ tọbáyá ìmọ̀ ọbẹ̀ ní ti máa ṣiṣẹ́ mọ̀ ọlọ́run náà ní ń bọ́ sílá díẹ̀díẹ̀ ní ń bọ́ sílá díẹ̀díẹ̀ ní ń bọ́ sílá díẹ̀díẹ̀ tọba pé yá yóò tún máa kúò lọ́mọ yìí tí mo sọ fún mo sọ́kọ̀ mi fún ilẹ̀ tàn tó wí sọmọ àlàkẹ́ ló pí ọ náà bá máa ìkẹ́ òun náà ló sì ní àlàkẹ́ ló láìkẹ́ ló pí náà yìí ọlọ́run ní kú lára ẹ̀dá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bá kú lára ewé yọ́wọ̀n ni bá kú lára odò lọ́gbẹ́ ọba ìríran ọba ìríran alkalam ọbọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ǹgangan lọ̀rọ̀ ǹgangan lọ̀rọ̀ innama qawluhu idha arada shay'an an yaqula lahu ǹgangan lọ̀rọ̀ tí ó wẹ̀rọ láyà وعظمة العقل استحالة أداد هذه على الله nǹkan tí a kàálẹ̀ yìí ó العدم عدم قال ما إيه، مستحيل على الله مستحيل آه، مستحيل على الله طبعا توقع نريما مستحيل على الله كواني ايوه ما تتدل لو كان لو كان فيهما آلهة إلا الله لفسدتا àti sábà àtìlẹ̀ tó ẹgbẹ́ ọba tó ní wọ́n pé méjì ní ìsábà àtìlẹ̀ ọjà Amẹ́ríkà àti Benin àti àwọn ilẹ̀ Lárúbá ní ìjà gbọ́dọ̀gbà wọn yàtọ̀ tó kù ọba tí ń kọ̀ntú lẹ̀ ní kọ̀ntú sọ́mà subhanahu wa ta'ala amma ìṣirikú ìwá máa nídìí gẹ́gẹ́ nídìí owó ní mo ti tó yàwó bẹ́ẹ̀ nínà tọ́kọ ní àti ààrẹ nìkan tí wọ́n ràn wá lọ́wọ́ tánà àwọn olè kí ìwà yìí sí sàádà ní pọ̀ yìí sọ́tọ́sọ́lọ̀ ọlọ́run a máa lágàgà púpọ̀ fẹ́ bára sáwọn obìnrin púpọ̀ àbú ní ọ̀fẹ́ tẹ̀lé bó lẹ́fẹ́ rí òdùpọ̀ ee sọ́tọ́ sí àwa sì ní bá tí wá wọ̀ ọyà àfáà tọ́rá ń fẹ́ pẹ́sidẹ́ntì kálíbà dìbò fún wọ́n bá fẹ́ jẹ́ tó ti jẹ́ gbogbo Nàìjíríà tó wọ́n ní ọgbádùn ọmọ rẹ̀ wọlé olóòfẹ́ rẹ̀ wọlé ọjọ́ ìtẹ́jẹ̀ rẹ̀ jẹ́ ìtẹ́jẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kọjá báwọn iftikar ma wà nǹkan sọ́dọ̀ ẹnìkan mustahil ọlọ́lọ́ kẹ̀kẹ́ ẹ̀rọ ara wọn àti ẹbá ẹmọ wá pàdé àwọn àfáǹtà àtọ̀ ní wòròwòrò tó mọ́ àwa ní àmìtọ́jọ́ àwa jọ́lọ àtà bá ṣe sí Táwọn àti onísúfí gẹ́gẹ́ tó bá jẹ́ ọ̀ríjìnà súfí ó bínú bí akínà ìṣẹ́lẹ̀ ti fọ́lọ̀ fẹ́lẹ̀ wọ̀nyí. Ìwọ pẹ̀lú Ọlọ́run. Kí wọ́n bí ọ Kí ni tó yẹ pé hájísù ni ọ jẹ̀dídù wápà tí ẹ̀tún sí hádìsù kọ̀dímù hádìsù jẹ̀dídù torí tẹ̀ǹjízi kọ̀dímù tó yàtọ̀ fún tẹ̀ǹjízi hadisi tẹ́síké àtẹ̀ǹjízi kọ̀dímù ò tẹ̀ǹjízi hadisi nínú tọ̀rí tẹ̀ǹjízi kọ̀dímù lẹni tí ti ń bẹ́ ti pẹ́ àmọ́ náà òun náà sẹ́sẹ̀ lé mi tẹ̀ǹjízi hadisi wọ́n sẹ́sẹ̀ dé kí ẹyẹ ń sí tò sí tò sí yìí Ọ̀yà. Ìmá fi gọjọ nǹkan òun ló fi dédé kí ni wàdà ní ìyà. Lẹ́sà kàmí sílè yìí ṣe oun wọ́n sọmọ olùbàṣì. Alìkúdúrátù ó kó sílẹ̀ rẹ̀ ní àlàájíjú. Àwọn ní àmú alìpò alìbẹ́ sílẹ̀ Nígbà Èrí ní pé ẹnìkan ìwọ̀ owó, ọ̀tẹ̀rẹ̀ mọ́ wáyá sí yóò yí padà, ó tún dùkò jẹ́ ẹlọ́wọ́ ara rẹ̀. Àwọn àbá tọ́pẹ́ àwọn ìyàwó tọ́pẹ́ nílẹ̀, ẹ̀kọ̀ wọ́n kẹ́ kò sì sáré mọ́ kò lè sakọ mọ́ tẹ́bá wíwá kan wọ́n tó owó ti rínú kọ́tà lágbàlagbà máa bá mọ̀ pé kò rí ẹyọ́ kan wọ́n wò ní ọjọ́ àdábẹ́ mo ní àwọn àlọ́jà ní ìsinmi àwọn olóòkú ajíkì ti bí ọya alkarahatu ló jẹ́ dídò alìrádà mo fẹ́ ṣe àti mọ̀ fẹ́ ṣe káwà sọ pé ọlọ́run ọ̀fẹ́ ọ̀fẹ́ <laughs> ni ibi tí àwọn kiri yóò ti tẹ́mi sékì lóun tẹ́ ti jẹ̀bi ọlọ́run nínú bẹ́ẹ̀bùlù pé ọlọ́run lẹ́dà dán sàbámà ìrìn sọ bí kí kírẹ́dìkì sáàmùgọ̀ ṣáptà tọ́wà àti pásìl tọ́wà àmọ́ wọn bẹ́ẹ̀bù ìwà tí ọlọ́run lẹ́dà dán kó sì fẹ́ àbámọ̀ pé ọ̀dọ́ ọmọ ìgbé ènìyàn ìsàbámà yẹn alkara hátùn kò ní ìlìmù tẹ́lẹ̀ yẹ kò ní ìrádà tẹ́lẹ̀ kò rójìnà ní àròjìnà àròjìnlẹ̀ àròsíwájú òsẹ́ ìmẹ́pẹ́ alìrádà ọlọ́ngẹ́gá lè rò èsì nǹkan rò gísì nǹkan Àlìjáhàlì ìgbàtọ́lọ̀ wọ́n ti rẹ̀ bu àwà fẹ́mù pé ìrádà ti wà àti gbogbo ti wáyé pẹ̀sọ̀lọ̀ ní àṣà àti ìbò ṣe ìrànlọ́wọ́ ṣọ́rọ̀ lọ́gbọ̀n وعسى والله يعلم ẹ̀yìn wọ́n sọ fọ́lọ̀ ṣe mọ̀ ó sì mọ̀ bọ́ wọ́n fẹ́ sí owó ayé ló fi fẹ́ tàbí lọ́dọ̀ àrú ètò wá lọ́dọ̀ tí ẹ̀ ọ̀dọ̀ wa ló ti dàrú ètò ní àṣẹkọ́dẹ̀ ni a ṣẹ̀ níbẹ̀ fún àti ìlúpọ̀ aṣòfòdìrì ni ọba fọkàn tí a jábọ́ lẹ́mẹ́ ṣe àbúrú ni tí ọba sí tó bá wọn àmà lọ bá bí ọwà ẹbí bí ọ̀nà ní ẹ̀ṣẹ́ jẹ́ wọ́n lọ́ba ìrọ́nà ní ẹ̀ṣẹ́ lọ́sá àṣó lọ́dọ̀gá rẹ̀ àjọ̀fojú kanra wa gbogbo táwọn Amẹ́ríkà ń ṣe ìṣẹ́kòtò tó débi jẹ́ àwọn fẹ́ wọ́n pa àwọn ọmọ ìjọ́lọ̀ wọn àwọn ọmọ bá yá ìsálò ọ̀sẹ̀ gbogbo kọjá bá lè ọba ní omi ọwọ́ ogun ẹ̀lọ́ ní ìdọ́sẹ̀ ń jàpá ní omi àwọn ọba tún báyìí náà alìmọ́ọ̀tù ilímù ìmọ̀ ọlọ́run lálà tiwá lálà tiwá lálà níwà tí ó bẹ̀rẹ̀ ìwọ̀n lọ́wọ́n àpòjú yí akábí ajílẹ̀ àti Yorùbá mọ́ rí pé àbòjú yí kára àbòjú mú kára ní àjílẹ̀ torí tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ìmí ní ìsinmi ọjọ́ ìjòkó ti ní ẹ̀yìn lẹ rí tí mẹ́bí ẹ̀yìn òsì ní tí mẹ́lẹ́rìn ìlú mi rí ọ́tà lọ́tù tọ́wọ́ bá wo ẹ̀yìn lọ́kílósì ọ̀ọ́sẹ̀sẹ̀ yírùn báyìí tọ́lọ́ máa yírùn kiri ọrún máa ro ní tí ń rò èmì àtiwọ́ àfikójú olùsípò gbogbo ara rẹ̀ kó lè máa rí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ méjì gbogbo ẹ̀ nímú gbogbo àwọn ìgbódẹ̀ sí kíníkan jẹ́ ń pè ní rọ́bọ̀ gbogbo ara rẹ̀ ń jìbì gbogbo ara rọ́pọ̀ ń jì ní gbogbo ara ní gbogbo wọ́n sì rí kẹfẹ́ jì rẹ̀ irin ló fò lẹ́bàdí tí ìyà rẹ̀ ní rọ́pọ̀ wọ́n ti bí èèyàn Yọ́ ma jà, yọ́ yìnbọn, yọ́ sáré, yọ́ ma gbogbo ẹ̀ nídi ilé tí tó jẹ́ opposite pastor tó ṣe opposite samu ọ̀tọ́sọ́lọ́hun bí kí ẹ bá di déyọ́dá àwọn àdúrà dáńsì alàmá tó tí tó bá ẹkùn kò rí náà tó gbé orí sínú lówàsẹ̀mí òun bọ̀ sí ìrù alìbákamù ṣé tí ọ̀bá lè sọ̀rọ̀ ṣé àádáa lùmọ́kà lámàlá òun sáńkọ́ àti lè وأثبت العقل لله جوازا واحدا أنا هو سيتو أو أو لا كيف كسيتو فلون هو يفعل ما يشاء كما تنتبه تفعل ويترك ما يشاء كوزي ما جنتبه فعله ẹ̀wà ní sọ wípé gbà náà ó sì kí lẹ́wà wípé ní o ọ̀fẹ́ bẹ́ẹ̀ èyí tí àwọn tí ó sọ pólúwá sì sí ohun àwọn ni wọ́n sì sí ọlọ́run òṣìṣẹ́ tó báwọn àfáà sókí náà ti máa wúlò gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí àwọn bàbá aṣọ́ àbùkátì ìrísà bàbá ti dáni inú àti ní sátà yìí ló wọn ìfẹ́ ọlọ́pùn wọn ni bí ọkọ àtìyàwó tí nífẹ́ ara wọn ẹgbọ́sẹ́ òun làwọn àgbà tí tó wọ́n sọ̀sọ̀ kú sọ ọtí ìfẹ́ ọlọ́run ló gùn wọn bí ọwá gbádùn ọkọ rẹ̀ dáadáa ní ilẹ̀ yìí àwọn alágbẹ́já kò sókò sí rẹ̀ ilẹ̀ yìí inú yàrá wọn ìrí bẹ́ẹ̀dì wọn inú yàrá wọn níbi bẹ́ẹ̀dì ṣe ń tẹ́rẹ lọ́wọ́ ní o kínú bá wá bí yá ṣe lérí ikú kò sọ kò fẹ́ lérí ikú kan lẹ́ ó ti yé ló ti jẹ́nu ọkùnrin náà bá gbádùn ó kí sí ìyàwó ẹ̀tọ́ kéré wá rẹ̀ ó àwọn òtún fẹ́bẹ̀ kàmà láyé láyé láyé ní ọdọ́ bá wá tẹ́ àní àà ọ̀sàbámà ní mo fẹ́ ọ bó <laughs> ti jẹ́nu yí àwọn òròyìn wọn ti rínú yóò àbá ti kọ́ ọ́nà ń tẹ́ wọn látọ́wà

Malik ní gbogbo West Africa yìí. Nínú àwọn alákìídà ni wọ́n tẹ̀lé, wọ́n tẹ̀lé Kọ̀dàríyà, wọ́n tẹ̀lé Jàbúríyà, wọ́n tẹ̀lé Mọ̀tásílà. Àṣáírà ni wọ́n tẹ̀lé. Àwọn àṣáírà ni wọ́n wà ní Bínà Wàdínà. Àwọn lọ́wọ́ ń sókè ní pé èèyàn gbọ́dọ̀ kọ ọmọ kékeré ní Asmaul Láìlú sílé, ó sì mọ́ sí fátù láìlọ́ọ̀lìyà. Tọba akọ́ tọba ha sórí tán, ẹwà túnmọ̀ ẹ̀ fún wọn tí wọ́n ìmọ̀ ni wọ́n lè bẹ̀rẹ̀. Ìjọ kíjọ tí ṣòro bá dé báyàn, ẹ̀dọ̀kan ìpàdà sí ẹ̀. Torí ṣòro ní ò, èdí ó dé, àṣàṣí ó dé, ìyà ó dé, ìtímọ̀ ó dé, ààrẹ ó dé. Tọ́ọ̀ bá dárí ọkà sí ní táwí wà láì ẹ́ ṣùgbẹ́ ò. Ọlọ́mọ̀ ti nǹkan ní ìpínlọ́. Lọ bá rí tó gbogbo bá jẹ́ tààrà ọ̀bọ̀ kó sọ̀rọ̀ pàápàá bí àṣìkì pàápàá ń jọ kankan bí ààrẹ ikú ló súnmọ́ ìyà ní lókínní ní ṣe lọ́pẹ̀ wọn lọ́lọ́run àbíkọ́tọ̀ ó dédé àní wọ́n pa ọ́ tó sì tó ọ̀sẹ̀ tó ti yọ sí ìpa olóòtọ́ àkíyàn ìkọlẹ́ ní èèyàn ni gbogbo agbára onígbàsọ́mọ̀ ńláńlá tàbí tí onígbàsọ́mọ̀ náà ẹ̀bí wọ́n tàwọn alákìílà torí àgbọ̀rọ̀ fún wọ́n kankan lábùsàn wọ́n máa sọ owó ẹ̀ ó sì yẹ kí wọ́n sọ bàbá wa kí dára kí wọ́n alẹ́wọ́ tí ó dúró a ní kìdámù a المغالبة في الحوادث والقيام بالنفس والوادانية والقدرة والإرادة والعلم والحياة والسمع والبصر والكلام وكونه قادرا ومريدا عالما وحيا وسميعا وبصيرا ومتكذب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كيو lẹ́ni tí lójúmọ́ ilé kí àwàkí láàmà àwọn lójúmọ́ ní wákàtí mọ́sálásí wọ́n fi lé alẹ́rùn dàgbà àwọn sífàátù mẹ́ta láwọn sífàátù zàtíyà mọ́ta alẹ́kọ́tọ́ bí zàtí ìdáàlà ààrẹ nígbẹ́ متعلقة بمعلوقاته تعالى وان مستقات جزئين àwọn méjì yìí ni àsìmáwò zàtíyà àwọn orígbọ́sà mọ̀sọ́dún ní àwọn méjì tí ń bọ̀ yìí ni kí ni mustaqat orísì fàtí mustaqat wọn ẹmọ̀ àmì kí làkọ́kọ́ kọ́ látara kí ló ti mú àlè kúdìrà lọ́rẹ̀ wá tí ní ti kọ́ọ̀dìrà ọba fúnni lágbára torí pé fáìlì tí ó yí àmọ́lù àmọ́là tí ilè yí ni ẹgbẹ́ àlèkúdírátù ọba lágbára ọba lágbára látara ìrádá tí láti yọ mòrí ìdà ọba fúnnilérò tó ẹlò mí ò lérò tàbá kí ní kí ní ìgbà ìjọkó iná tẹ́bá lélò ní ọdá sọ́rọ̀ mòrí ìdá wa tí pẹ́lú mi lọ́kọ̀ ọjọ́ pé ẹmà pẹ́ ọ̀tọ́ sọ́rọ̀ ìrìn ní fẹ́ lójú báyìí á ah, kí ló rí àfẹ́lérò ìrò Aliman ọba fúnni ní mímọ̀ látara ilimu. Ẹzọ́ ọba fúnni lẹ́bìí látara hayatu. Ọba fúnni lọ́rọ̀gbọ́ látara samu. Ọba fúnni níríran látara pasar. Ọba fúnni lọ́rọ̀ sọ látara kalam. ẹ̀tàn sílẹ̀. Àdìdáàdù àwọn opposite ẹ̀tọ́ wa wí, ọ̀yá fi àdìdáàdù rẹ̀. Àti kẹ́lẹ̀ kan. Tọ̀, máa tí wá máa ń ṣe rọ́ọ̀bù náà wù, táà máa ń ṣe tààlìlù bàlágà, táà máa ń ṣe tẹ̀sìrífì sọ́rífì, wọ́n a máa ti ṣe àkídà náà bẹ̀rẹ̀. Kò lè dáwà kọ fún ẹnìkan kà tí wà ní ọkàkàkùnkà àràbà ẹgbẹ́ yẹn kà sí wọ́n àpẹwọ́jú ròdù àlèwọ̀jú ròdù sífà tó قديمة ثابتة متعلقة بالله تعالى نكرة قديمة ثابتة Káríwà yóò rò bíbẹ́, kò ní pé ọba bíbẹ́, bíbẹ́ ṣèfà tó ìròyìn kan ní kọ̀dímà tó tí ń sí mẹ́ tipẹ́tipẹ́, sáàbìtà tó tó fẹ́sẹ̀ rílẹ̀. Sáàbìtà tó tó sì so mọ́ dáindáin ìrá ṣe èèyàn sáàlá ara rẹ̀ gbogbo ní bá ti ṣe ẹlẹ́kejì àmìgídàmù tipẹ́tipẹ́ ìrọ̀ ìkání tó ti pẹ́ tó fẹsẹ̀ rílẹ̀ tó so mọ́ dáindáin Tààlà ara rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọ̀bìdàn. Èé? Ṣíṣẹ́kù láíláí ìròyìn kan ni tó ti pẹ́ tọ́fẹ́sẹ̀ rílẹ̀ Rúnmìzà ti tààlà tó súnmọ́ ara ọlọ́run ara rẹ̀ gẹ́gẹ́ ló súnmọ́ bá lè kí ọlá yíyàtọ̀ sí gbogbo tí ń bẹ ìròyìn kan ọdá ń gbà tí wọ́n ní ọlọ́run yàtọ̀ sí gbogbo tí ń bẹ táwọn ará ti sìnkàn tó ní alákàlọ́ wà ádámà aláṣúwátì kí lọ àwúrẹ̀ kí lọ fìdí ó sì wà náà ti alákàlọ́ wà ádámà aláṣúwátì ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àní lọ síbi ìfàátù ìsàdíyà a ti lọ sí ìfàátù múta àlékàtò bí máa ló kọ́ ti Tọbálọ́ dáadáa lórí fọ́tò rẹ̀, ọ dáadáa lórí kọmọ̀ sí àyátù, ọ dáadáa lórí kọmọ̀ sí ìrádà, ọ dáadáa lórí kọmọ̀ sí sámú, ọ dáadáa lórí pàṣárù, ọ dáadáa lórí kíni, méjì ìwúni, méjì ìwúni àgbọ́dọ̀ bá kẹgbẹ́ mi méjèèjì ní mẹ́ta láhùn láyé kọ́dà ní mẹ́ta láhùn náà àtọ̀pẹ́ sí méjì àtọ̀pẹ́ mẹ́ta láti méjì ọ̀gá kí wọ́n bẹ wọ́dìdó àpẹ́ mẹ́ta láti mélòó ọ̀yá ẹjẹ́ tó ká tó padà sọ́hùn alìwàjúdù alìkídàmù albàkáù alìmọ́hálà bá ti láwárí alìkìyàmù bin nafsi wọ́n ni <laughs> wá dá nìyàtù ìpín kan tó lọ́dọ̀ àwọn kankan. Àzátùlà àtàlí tó tún yàtọ̀ fún zá tó tún yà tẹ̀njíìsì kọ̀dí ní pátápátá lọ́hùn tí ò pẹ́ nìkan rárá níwádá ni àjò. Níbi kúdúrátù láti yọ kọ́ọ̀dínù. Tí ń jẹ pé nínú mẹ́tàlá fẹ́ táa bá ní ẹ̀dá bá ọkùn ẹ̀dá nínú àmáríwádà ni yásù àti wọ̀júdù àti kìdámù àti bàkáwù àti mọ̀hálà fásitì àti tẹ́jẹ́ mélòó mélòó mẹ́fà kírin kí láwọ́kọ́ wọ̀júdù kò pẹ́ nìkan kò pẹ́ nìkan kò pẹ́ nìkan kò pẹ́ nìkan kò pẹ́ nìkan ọ̀dẹ̀ mẹ́fà kí ló sì kéje ní kúdírátù ní tí ń kí Ẹmá ọgbọ́ ọlọ́run dáadáa lórí súwà rẹ̀ ní kúrò lẹ́sì mọ́ pín òpin Adámọ̀ ní àtàwọn ọmọ rẹ̀, ọpẹ́ alìjẹ̀ ló ń bẹ̀, ókùn màláíkà ń bẹ̀, ókùn ẹranko ń bẹ̀, ókùn ìjì ń bẹ̀, ókùn gbogbo nǹkan rẹ̀ ló bá wù ẹ̀pin lọ. Àmọ́ mẹ́fà ohun, mẹ́fà ohun, ọ̀rẹ́ nìkan. Sọ ẹ kódà tẹ bá tún mẹ́rò ìjẹ́wù ní àfáà yí ẹ̀nàdì kan kí níkan nínú méje ní lẹ́ẹ̀tì ma bẹ́ẹ̀tì wí ma òun gan tún gbọdọ̀ ní kùlúwù nú ọgbọ́ láti jùnú ẹ kòlú ọ̀ntọ̀ òun tẹ́lọ gbọ́ láìsí fúgbó náà bá nílàkà inú kọ yà bọ́ọ̀lẹ̀ lẹ́kànnà Kí bí náà láwọn tèrè náà sọ lọ́gbé lọ́rọ̀ ní àá ẹ máa fún bèèrè òyìnbí ni ẹ àwọn òyìn mi ẹ ń mi kò ní dáa fún yín ó máa fà mẹ́rin pálùkù á ní ilé tó sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ tó ṣépè nínú àwọn ìròyìn gbá ní ó ti pẹ́ ọmọ̀ẹ̀sẹ̀ múlẹ̀ tó sì sí mọ́ ọlọ́run ọba ní àkíyàmù ìyàn sí wọ́n lògbó ti lábúrò ìwọ̀n ìkan ní tó ti pẹ́ ọmọ̀ẹ̀sẹ̀ múlẹ̀ ìrákí نعم الوعدانية إجاسو الوفاني الاتفاة نفذ ملي ààrẹ̀nà lọ́lọ́ àrẹ̀kóríra tó ìròyìn ní ó ti pẹ́ tó múlẹ̀ ní a ti àádákápọ̀lọ́ lọlẹ̀ ẹ̀ṣù ìróngbà èyí tó ní Oúnjẹ ìgbìyàwó know. kí ọba àlekì ọlá ọjẹ́ kọ́ọ̀tìrá ẹ́ Anna ogin, anna uwa olùbọ́dìrà, anna uwa olùbọ́dìrà. وكونه تعالى قادرا أنه قادر كما ربه وكونه كان يكون اسم كان òun ni hú abáwù rẹ̀ ní kọ́ọ̀dìrá wọ̀ká ọ̀nà ó tààlá jíjẹ́ tọ́lọ́run jẹ́ ọba alékì ọlá tó jẹ́ kí ni kọ́ọ̀dìrá alágbára Tààlá kọ́dìrán afúnnilágbára ni ìròyìn ni tó sì rìnlẹ̀ lára ẹ̀ kí ń sì ti ń bẹ́ tipẹ́tipẹ́ tó so mọ́ àwọn ẹ̀bẹ́ ní ń fún àwọn ìdá ní agbára ẹ̀yìn kọ́dìrán ni ìdájì kọ́dìrán ó ti transfer sọ́dọ̀ àwọn ẹ̀dá ó fún sọ́mà lágbà ó fúnlẹ̀ lágbà ó fàjìjànú lágbà ó fẹ́ranko lágbà ó fẹ́ranko lára ó fún gbogbo atẹ́kùn lágbà láwọ̀ ìrẹ̀ náà lágbà wọ́n wá pín agbára ń ju ìra wọn lọ. Tó bí erísìn, ìmà ló kọ́tù ìlókù, ìzáàtì ìtìtàn, ìzáàtì ìtìtàn sórí méje sí mẹ́tàlá, àbí? Ìmà ló kọ́tù ìtìtàn sí ọwọ́ àkókù lórí méje. Ṣùgbọ́n tó tún á jẹ́ á dá méje tọ̀hún sẹ́mà gbé lára kúrò àtọ̀yọ̀ kọ́ dúró ààyọ̀ fún lára wàdàmíyà ààyọ̀ fún lára mọ̀hálà fọ́sílẹ̀ wà ní ààyọ̀ kára wùjú ààyọ̀ kára hẹ́n ẹmà bàbọ̀ Thank you. Yeah. ìyá ya mi ò tó sì mọ̀ bó ti mọ̀ bí làkà ilẹ̀ ti mọ̀ gẹ́gẹ́ rẹ̀ ń wòran pátẹ́gùn sí ààrẹ wọ́n tí ń pátẹ́gùn oríwájú àfá rẹ̀ tó bí làkà ilẹ̀ ti púpọ̀ tó Àìsí sífàtún sẹ́lẹ̀bíyà ìròyìn tí ó kí ta lílọ ní anọ́lfàyẹ̀ tí ó tí ó lẹ́tọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ọlọ́run ká tí kò sí Thank you. Ọ̀tọ́ sọ́lọ́run, lọ́tọ̀ ń jọkùn. Ọ̀tọ́ sọ́lọ́run, káwà sọ́lọ́run jọ gẹ́gẹ́ ọ̀fàrà jọ gẹ́gẹ́ sáàtún pẹ̀lú mọ̀ṣábà nìtàwọn alìmọ̀ṣábà àti ṣe ìdí. Sípàtún Ìran agbára ní pé àṣẹ́kẹ́sì ìrìnlẹ̀ ìdí, ẹ̀ẹ̀kẹ́ àmì ìdíwáfẹ́ ìdí, náà sí ìwáfẹ́ ìdí tí ó sì díkì kò lè ṣe. Kọ̀tọ́sọ́lọ́ ọun. Ìyá ẹgbẹ́jì ẹ̀dà àbúrò rẹ̀ dà ẹgbọ́n rẹ̀ dà tó ń wà á gbogbo kìí wọ̀n tí wọ́n gbóyà ní problem kí mọ́ ní ẹ̀bá sọ ìyàrá ọkọ̀ lọ́wọ́ àti wọ́n ló bí gbó káníkà lọ bá ní èyí máa sílẹ̀ ní ọ̀sọ́gbẹ́ òlò ní ìṣẹ̀rí pò níwàjú kí wọ́n máa dà ní àmú tí mẹ́ni bá dúó tó bá tẹ̀lé ogun dákà yìí bàbá ńlá àti tóbi tí mẹ́ni bá tẹ̀lé ní àfókọ̀ sí ẹ̀ tó jẹ́ kọ́kà rẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ lọ́fílà lórí ẹni àdúrà lórí ẹni tẹ́mí ẹ bá ti dúó sí ìsìnlọ́wọ́ ó ti fi ọ̀la torí pé ó ti kú ní ní kò sí táwọn sí tí ò sí ọdọ̀ ìrẹ̀ àwọn kan sí ọkàn sóògùn ni wọ́n lè rápátá àtàyìnbọ́ bá ní orílẹ̀-èdè ìṣẹ̀lẹ̀ tó a náà bá tẹ̀mí dé àkídà wọn pàlá ẹ̀wọ̀n níráyàn pàlá òjìṣẹ́ nǹkan yóò ní lọ́lọ́run ti wá àwọn òlì wọ́n ti tẹ̀mí dé àlìyẹ kínú bí láà wọ̀tọ́wọ́kùnrin kò jù bẹ́ẹ̀ lọ ìjọ́ ń délẹ̀ náà mọ̀ lọ́nà mi èyàn wá owó sáǹkà àní kò sóró ogún kò sẹ́nìkan òun náà ní àkù ní ẹjí ìbá ti fi ní ọmọ ìtọ̀ mi ọ́dá ìwọ náà ní ṣeé kó sí náà lọ́kùn kéèyàn pé ìwọ̀n kò ní kọ́kọ́ mọ́ lérò kéèrò rẹ̀ kú àlìkà pìlátù àfikọ́ mọ́ gbàgbé bá àti mọ́ gbàgbé ìdìgbàgbé ìdákùnrán mi léjì àà Mm-hmm. ẹbà ara wọn afá kan ló dé mọ́ pé àà ah, ọlọ́run gbogbo nǹkan lọ́mọ̀ kan mọ́ nǹkan mẹ́ta wọ́n fi já ní òní wọ́n láwọn pọ́lọ̀ lè ní ọlọ́run ọmọ padà sí gbogbo ọlọ́run ọmọ kí ọdún lọ́mọ wí ọlọ́run ọmọ padà rẹ̀ ọlọ́run ọmọ sí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ òyìn ọ̀hún mustahil ọ̀tọ̀ ọlọ́run àrùn ọ̀tọ́sọ́lọ́run òsì ọ̀tọ́sọ́lọ́ apádà sí ibú ọ̀tọ́ sí ọlọ́run ọyàtọ̀ fún kí ọlọ́run bàkàrà débí kọmọ́ tí ń jẹ́ ń palẹ́ ẹ̀yìn gbọ́dọ̀ Yeah. Oníkú. Ó kéré oníkú. Thank you. Ojú rẹ̀ ní fọ́. na àti àlàámà. Àti bókímọ̀ jẹ́ mọ́sílẹ̀ ọ̀kan jẹ́ fáyì, ìrìnà ìlẹ̀dàmú. àlègbókùmù nọ́tìdàrí àlèpàkámù fáìlì ẹni títí ẹ̀kì tó ń gé sífọ́tù mọ̀ṣàbáàlì fa'alù fa'alù mọ̀gbíwá ní sífọ́tù mọ̀ṣàbáà ìjọ mi jẹ́sàù wọ̀bíà jẹ́sàù wọ̀bíà bákàmù ẹni tí ó gbọ́rọ̀ ayaya ọmọ yóò ti fọ́ lójú àmọ́ afọ́jú ọmọ yóò ti fọ́ lójú àmọ́ afọ́jú ṣẹ́gẹ́gẹ́ ẹ̀sìn ẹ̀yà Ẹ̀hẹ́n ágìzán lágbára jáìsì ní fáwà àwọ́ òwú ní ọjọ́ ìgbì ọmọ tòwé òun lè jẹun òun lè jẹ gíní kan jáìsì ní fáwà mústàhílù ní fún ọlọ́run Ìdílẹ̀ Èyàn lè gbàgbé ìgbẹ̀fà náà ń wọn wà ní. Kọ́dà, àwọn abúyàn gbẹ̀rẹ̀ nígbàgbé ní ọdún ẹ̀ẹ́sì kò sí ọ́dá mọ́ mi. Kọ́dọ́ wá pọ̀jù ní ọ̀dá. Torí bá bá máa gbàgbé nǹkan èèyàn

yóò sì bu ìdajì inú ẹ̀jẹ̀ dànù torí àgùntáyà bá já ẹ̀jẹ̀ mọ́ rọ́ọ̀sì ṣẹ́ǹkì ní hypertension tó bá tún jálẹ̀ kẹta òṣùgbùrù rẹ̀ wọ́n ní kí ló ṣe wọ́n ní kí ló ṣe wọ́n rò kí ní gàlá pé àtàkà àti rẹ̀ nǹkan àtàkì àti nǹkan àtàkì àti Bẹ̀tọ́lọ́ wá rẹ́gẹ́ mi ogún, ọ máa gbàdé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Bí ìtàgbé bá wá pọ̀ òun ọ̀dá. Àwọn tí gbàgbé, ní àwọn Yorùbá ọlọ́run ṣe ọ̀bá dágbàgbé, ọ̀bá dá kí ìyọ̀bá máa gbàgbé nǹkan mú ẹni tí ìbá gbàgbé ìjọ púpọ̀ ẹ máa bẹ̀rẹ̀ kò ní tánú ẹ̀ àló tó ní àkóṣílẹ̀ nǹkan sọ ní nǹkan sọ <laughs> ní tòmílẹ̀ mẹ́rin ayájílẹ̀ ọ̀tọ̀ ìyẹn ọ̀tọ̀ Ọ̀yá. Thank you. ميتا ميتا إذا هناك ميتا توكو ميتا توكو مستحيلة في حقه تعالى وجائزة في معلوقه قادوكو آه. نعم كيف تقول ojú kémi náà ee ọmọ ìyà sórílẹ̀ ọyọ ọyẹ dálẹ̀ dálẹ̀ lọ́jọ́ ọkùnrin àlàyé sí ẹnìkan kà tọ̀hún kẹ́kí mọ́bí tí bẹ́ẹ̀sẹ̀ pín àwọn àwọn òṣọ́pọ̀ ọlọ́run náà àbí ọ̀nà mẹ́rin bí ẹ̀kí mọ́ wá ọ̀yá ẹ̀kà ẹ̀kà ẹ̀kà ẹ̀kà Àyíwá. Orúkọ ọlọ́run mọ́ Ètò wá náà Al-Kùránì kan èé. Àwọn alóòkọ tó lọ bí záàtì olóhun gbẹ̀gbẹ̀gbẹ̀ lọ́lọ́ tààrà. Al-Wāḥid wà Al-Kùránì. Ahad wà Al-Kùránì. Haqqu wà Al-Kùránì. Qudus wà Al-Kùránì. Samad wà al Ọwà ní Ṣùhárí. Ọwà ń bẹ̀. Ọwà ń bẹ̀. Ọwà ń bẹ̀. Àwọn ọgọ́ta kàálẹ̀ jẹ́ mọ́kàndí mẹ́rẹ̀ mẹ́sàn-án. Mọ́ta alíkàtún lè záàtì. Ọlọ́ ìzáàtì ọlọ́run rẹ̀ ni. Torí ẹwà débi àṣírí ẹ̀mọ̀ yìí dáńsọ̀. Ẹ̀mọ̀ yìí dáńsọ̀. Tí ẹ Ọlọ́run àwọn ẹni kọ́nà súnjú tó yé mi dáadáa. Mo sì dúpẹ́ fún bàbá rẹ̀ lẹ́hà. Ìgbà tí yẹ́ fún mi bàbá rẹ̀ kọ̀ kéwú náà jẹ́ kéwú yí ọ, wá kí ọ̀nà ti rọrùn. Kánà kò ní kéwú àtọ́rọ̀ àti nílọ wọn àti ohun mú fúnra rẹ̀ ọmọ àti fúnra rẹ̀ èsì ma àwọn àṣírọ̀hùn tó bá jẹ́ múta àlékà tó lè záàkì rí tààlà ó dùn sàǹkan ó yí akúkọ̀ orí ọkà sọmọ́jẹ̀mọ̀ àwọn tọba tó wọ́n jẹ́ ọmọjẹ̀mọ́ ẹ̀ aláì wọ́n fẹ́ pẹ̀ láti wọ́n lọ sàn ó rí àfíríkà ń bẹ̀ tó lò àmọ́ tó bá lè sọmọjẹ̀mọ́ ẹ̀ ajẹ́ kan wá nílé ìjọ́sírí yóò hàn lè mọ̀ yóò pa ọ́ yóò pa Àwọn ọ̀gbà jẹ́ àwọn àṣọ́ tó wájẹ́ kò kéèkì láwọn àṣọ́ òmúta àlékàtò fi tẹ̀kìrí nínú màálùfọ́tì. Ìta pẹ̀lú màálùfọ́tì yìí, tí ó mínú pẹ̀lú tẹ̀kìrí alkọ́ọ̀lù ayé. Tó bá gbé àwọn kọtọ́ fẹ́ bọ́lọ̀ sọ̀rẹ́ mo fẹ́ wọ agbó ọlọ́run ni lọ́bí àṣọ́ ògbà jẹ́ lórí dájú ìtàjú papọ̀ nù. Tọ́wà ọkọ̀lọ́ mẹ́fẹ́ àti wọ́n tàbí nìrí kí ọ̀dáhùn lọ fi tàbíyà. Yọ́dáhùn, fàtí sọmọdé wọn. Ọba tẹ́gbà tẹ́gbẹ́ fáyìí gẹ́gẹ́ ájímù tí wọ́n rí fólẹ̀ gbogbo kudu المصدر المعنوي اجازنا المصدر الجامع جامع المصدر المعنوي من هذه المستقات نصوص المصدر الجامع لكم في يوم بس لكم في يوم بس Allahu àríyọ̀ kankan bẹ̀. Àríyọ̀ kankan bẹ̀. Jámìdù àpàtà yìí. Náà. Àlìbáàrí. Tọ̀tọ̀. Mùsùlùmí ni. Tẹ̀kìyìn ni. Mùtàlíkàtún bí tẹ̀kìyìn. Ẹ mùtàlíkàtún bí máa lò wà tó yóò ya bá rí, ya bá rí, ya bá rí, ya bá rí, ya bá rí ọ̀fẹ́ kó ṣiṣẹ́ nìkan àwọn láàrin wọ pẹ̀lú ẹ̀ ọlọ̀ ìdàtí àní ẹ̀kùn yìí ni màlùkọ́ tí ni Àṣìmá ọun mọ́ta àdíkọ́ tó kí dáni. Àṣìmá ọun mọ́ta àdíkọ́ tó kí sí pàtì àwọn dọ́gbẹ́ mùtàlẹ́kàtù bíṣẹ̀ bá tí alfọ́kì tí ń bá lọ́ọ̀ kiri tí ń bá lọ́ọ̀ kìíṣẹ́ bíṣẹ̀ fàtẹ́ yí wàráhàmà ẹ̀hàn kí tẹ́rù fàtí ọ̀bọ̀ sí alfọ́kì wàráhàmà ọfẹ́ sa lórí mọ̀hábà òṣìfẹ́ sa lórí ráhàmà fọ́lọ̀ kẹni fọ́lọ̀ yẹ wọn fẹ́ràn tọ́lọ́lọ́ náà lọ fẹ́ bí ọ fẹ́ràn rẹ ní o ẹ̀dá rẹ̀ kan lọ fẹ́ bí jí ọ fẹ́ràn ní ní o kọ́fíìsì rẹ̀ ní gbé Kéèdélẹ̀ tí máa dá rọ́pù wa Rahman, yàtọ̀ fún Rahman rọ́pù àti Rahman àti Rahim yàtọ̀ fún mẹ́tẹ̀ta. Àrà òkú ní tí ẹ̀ máa ń sà, ayó láìkẹ̀, ọlọ́nà fẹ́ràn rẹ̀. الودود اللطيف الحليم العفو Ọba sáré àwọn lọ́wọ́ àkúrùn, ọlọ́gbà gbọ́dọ̀ fi ọ̀húnfúra yìí rà ókú ọ̀nà jíjù sí. Àwọn yóò fi jẹ́ ọ̀dá àwọn ọmọ ya bẹ̀rẹ̀ nígbàtí ó ti sọ fọ́lọ́run tó ní ìlú pípé lọ́sájí ọ́. Wọ́n yà ń lọ lè lọ́sà, wọ́n lọ lè lọ́gbọ́n sí ọ̀rọ̀ gbàgbùn kí ọlọ́run rẹ̀ mara wọn ọmọ kò ní lójú kan ọmọ kò ní lójú kan tó bá sì wá jẹ́ fún ọtán ọ àdúrà rẹ̀ gbàbùkátà rẹ̀ bí i àmọ́ ní tàbí ẹni ọlọ́run yọ́ ma hàn fún ìgbẹ̀jọ́ sí ìmọ̀lẹ̀ ọlọ́run rẹ̀ Ọ̀nàmà. Àlèkọ́ fún mẹ́rin. Ọ̀nàmà. Àlèkọ́ من باب المحبة والرحمة تقييم درجات تموزن الرزاق ترقية ولايانا تقول جني جعلهم الوهاب أنا ما موتا كنان الواقع Àṣìmáà ohun tí ẹ̀kọ́ ni, nígbà tó fi máa ń rà sí ó sì ti tẹ̀lé òun sí. أسماء متعاتفة بأزمته بعظمته وجلاله هذا اللو لا Ìjọ fẹ́ ní ọ̀wọ̀ láti ìjọ láti ìjọ fọ́mọ̀ fi yẹ̀ ìyẹ́ dé inú fámílì ní gan gbá ẹ̀ẹ̀mọ́kọ̀ọ́yà eh, eh, rẹ̀ kiri. Ọfẹ́ fún kókó ẹnu jàlálù rẹ̀ àti títóbi rẹ̀. Àlàájí ọlọ́nà ẹgbẹ̀rún ọ̀fẹ́ gàmù wọ́n dákọ̀ lẹ́kàwọn yóò di ọmọ wọ́n di ọmọ ìgbà ìgbà dákọ̀ ah, ìgbà tí lọ́kọ̀ orí mú ọlé alágbára ọkáyà alìkẹ̀bí alìkẹ̀rí الحكيم المجيد المتين الظاهر ذو الجلال والإكرام أسماء متعلقة Ẹgbẹ́ ìmọ̀ ni ọ́dá orílẹ̀ orí jíjẹ wá fẹ́ wọnú agbó mọ̀, kọ́lọ̀wọ́n tó máa ọ́. Àdá àdíjù. Tọ́nu. Àdá kàkíyì. Tọ́nu. Àtẹ̀lé. Tọ́nu. Bíńjí ń jẹ́ mímọ̀ ní jẹ́ lákàdì, ní ti ń jẹ́ lánà, ẹni ọba lóyìí tó sì ní ìmọ̀ nìsí. Ẹmọ́ kí dánú tí wà lọ́lọ́ ní o, ẹ̀sì jẹ́ ọkàn ìmọ̀ ní ó ṣiṣẹ́ pẹ̀lú ẹ, kó lè jẹ́. Àṣẹ yìí, Bọ́bá ń lo yáṣà ìdù, yáṣà ìdù,

ní àwọn ìyá ìyá ìyá bá tí máa ń sàpúpọ̀ lọ́bá pọ̀ láàrin ìjọ ọ̀nà tàbí kàtìlẹ̀ níyà pẹ̀láẹ̀ ọmọ sọ̀rọ̀ wọ́n ti bọ̀ wùsẹ̀ wọ́n ti bọ̀ wẹ̀yìn tí ó kàn mẹ́lọ ni ló sọ̀rọ̀ rẹ̀ fún ibi àbá ọwọ́ lọ azúgbà tí ó ní ìjà lọ́nà ọmọ ọgbọ́pọ̀ ọmọ ẹ̀ẹ̀kẹ́ nínú ọ̀fẹ́ ẹ̀ẹ̀kẹ́ mẹ́jẹ́ ní àkùsí oúnjẹ àmọ́ wọn mọ́ àwọn tí ma kọ́ àwọn ọmọ ìgbẹ̀rẹ̀ wúlò fún kò sí ẹni tó wọ́n tí wọ́n tó wọ́n sọ̀rọ̀ lójú pípò nílẹ̀ nígbà tó wọ ẹni ìjà ní àyè mo ti pẹ́ ní ẹ sáà tó jà mí ẹ̀yà sọ Àwọn afẹ́ ní kúdúrà. Ní kúdúrà mo sì fẹ́ máa ṣe nǹkan kọ́ máa gbájú ṣe ṣe ń pé bẹ́ẹ̀ ní náà mọ̀ tó náà bá ní náà kò tẹ̀dìbí ìrùn nǹkan dàbí olóògùn kọ́ máa sí bí àjẹ́ kọ́ máa sí bí alágbára ọ̀yá tọ̀ tọ̀ tọ̀ tọ̀ àti alìmọ̀líkù kí lámọ́gbà kẹsọ́rọ̀ àti alìmọ̀líkù lọ́gbà mọ́dún ààrẹ rẹ̀ Tọ́n hmm. bá gbọ́ lé kí ìjọba rẹ̀ rí ilẹ̀ jẹ́nà ní ṣúgbọ́n fẹ́ wọ́n dúró ẹ̀fà ní. Ìmúntẹ̀kí mo bá wọ̀ lásọ́rọ̀ dáa. Ẹgbẹ́ tí wọ́n lọ́rẹ̀ ẹ̀gbẹ̀gbà lé títí, kọ́dá ó lè parẹ́ tí náà wà báyìí ti kí ìsìnmọ̀dù. Ìwọ́n lọ́gbà òun ní ìsìnmọ̀dù. Ẹ̀yà. Wọ́n náà ka àti máa rí kúkúrọ làbúkọ̀ bí náà ti rí kọ̀ láàárín àwọn ọkọ̀ mi náà tí alùkùránì gbé jáde. ولكنها استمدت من أفعال استمدت استمدت من أفعال ṣùgbọ́n mú alátara sí ìlú àbí látara àwọn ajẹ́tìfọ́ ọlọ́run ní kílèkèlé sí mínà fọ́ áàlì ní àwọ̀sùfáàtì láwọ́ tààrà wọ́n kíkèlé òye wọ́rọ̀dẹ́dẹ́ inú àrùkọ̀ọ̀kọ́ mẹ́sí àkùránì ògbé jáde ìpọ̀mbélé àmá àkùránì sọ̀rọ̀ bíflé àwà pìkẹ̀ látara àpá àti sífà àkọ́bìnrin alqabidu òṣèlú kòránì àmọ́ yẹ̀kìbìlù mẹ́mẹ́ yẹ̀kìbìlù wọ́yẹ̀ bùsùtù látara yẹ̀kìbìlù fi mọ̀lọ́rí láti yọ kọ́ọ̀bì látara yẹ̀bùsùtù láti yọ báàkì látara yẹ̀rìfáwù látara yọ̀ayéṣù látara yọ̀zílù nìkúlì lámọ̀ málíkà mọ́líkì látara yìjìbù dàwátà dáyì ládàá látara yàbọ̀ ásù látara yòrò sí látara yòrò ìdò látara yòrò yíò látara yòrò yíò yòrò ní ìtù sọ̀rọ̀sọ̀rọ̀ àfí ìdí láti yọ látara lè jùmọ́ òkun ìyẹ́ omi lè jámọ́ ì látara الموتي نترى يوتي المانع نترى يمنع الهادي نترى يهدي من يشاء الباقي نترى يبقى كل شيء فان ويبقى ولربه يباقي الوارث نترى يرث من يشاء الرسول أسماء أخرى نعم يمكن به المتعالي المتعالي لا فترى تعالى الله الملك الحق مستمدة مستمدة Ẹ̀hẹ́n, ààrí láfúsù rẹ̀, a máa rí nínú rẹ̀. Ṣẹ̀rẹ̀ àwọn tààrí àtìmáwò ó ti yọ, àwọn tààrí sìfàátù wọn ibi àfààrí ó ti yọ. A mọ́ nísìn, a wá rí àwọn ọ̀rọ̀ kan tó túmọ̀ rẹ̀, a wá rẹ̀ jáde. Tuta bá fi dáwò fún ìsìn hánìká yóò àsìmáwù tó wà ní Kùránì wa, àwọn àníkà yóò fi fásù tó wá látara àfòhálù wa, àwọn àníkà yóò àwọn àsìmáwù kan tẹ́kẹ́ látara mínì màá nínú ẹgbọ́ dáadáa Allahu nuru samawati nuru samawati ìmọ́lẹ̀ sama wal ardi akwa na Àṣàbòrò. Àrọ̀ṣí. Àrọ̀ṣí. Àlìmọ̀kútù. Gbogbo oyún. Àdìwárí. Ẹnà láàrẹ̀ fi sí tuntun, wọ́yẹ̀ fi sí tuntun, wọ́yẹ̀ fi sí tuntun. Àdìgẹ́ni. Àdìwárí. Àlùwárí. Aláwọ̀ alíyù lẹ̀bí rẹ̀

صفة التكلم صفة التكلم لا ممكن يهودي ويأكل هذا Sífà sísọ̀rọ̀ àti èròǹgbà àjọyìn ẹ̀mọ̀ ni. Ó ti jẹ́ ó ti dẹ́rẹ̀ tọ̀. Ẹ̀kọ́ dáadáa, ẹwà lọ ha dáadáa yóò jáde ní tí wá tí jáde ẹ̀nà ọba kọ́kọ́ àwọn tó gbogbo jẹ́ lásà kọ́dà kan ọmọ brazil ń ọkọ̀ ọjọ́ kan mọ́ ọjọ́ iye fún tó jábùkù fáwọn tó lọ lé ẹ̀kọ́ ọba kan kíákíá ẹ̀yìn jẹ́ tí a bá fẹ́ tà ọ́ àti máa ń fà ló bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọba fẹ́ tà Ọwọ́ àwọlé kí o mẹ́kàlì ní, pàpàlìtì mẹ́kàlì ní, àti gẹ́gẹ́ tó kè ẹ́ ara rẹ̀ ní máa ń lò bá pàpàlìtì àti gẹ́gẹ́ ń lò. kísmù ẹgbẹ́ kísmù fúnfún department ẹ̀hẹ́n ẹgbẹ́dẹ́kà yẹ́wá kiri ájìjá ìṣákà lárọ̀ títà ẹ̀hẹ́n àwàkọ̀ bóòsù wọ̀n láti ṣe láti pín èyí òun wà ní túlẹ̀ báyìí ọ̀fẹ́ gba wílò wọlé mọ̀ ẹ̀sì kíákíá kẹsàrà lákákíá yìí lákátàlá sáré lẹ́ẹ̀kan náà ẹ̀sì tí ó kọ́kọ́ yìí tẹ̀bá kọ́kọ́ yìí ó dùn yìí yá